يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على عبده ورسوله محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين اصطفى أما بعد أدوك فún Ọlọ́run الحمد لله adúpẹ́ fún ọlọ́run alhamdulillah àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ọmọ lẹ́yìn ẹ̀ náà látọrọ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n jíṣẹ́ síwájú ànábì àtọ̀rọ̀ ìkẹ́gẹ̀ fún wọn ìkẹ́gẹ̀ ọlọ́run ọba ọlọ́run jẹ́ kó dórí àwa náà kó dórí àwọn àrọ́mọdọ́mọ wa àmín àtúkìrà kó àbọ̀ sí ibi ètò yẹn tó wa tafsirul Qur'an Karim tafsir tafsirul Qur'an Karim gẹ́gẹ́ bí ibi tí a wà òun náà ni ìdí tó fà á tí a fi mú àkọlé tọdún yìí السياسة الإسلام والمسلمون السياسة الإسلام والمسلمون òṣèlú Islam àti àwọn Mùsùlùmí politics Islam and Muslims ní àná abìnlẹ̀ fún akílà àwọn ìdí tó fà á tí a fi mọ́ kọlé àwọn ti rí pé àwọn ìdí ẹyọ kan bẹ̀ tó láti pé ká mú àkọlé ìtàbáwá kàí ní ìjẹta àwọn ìdí ìkòdí ní kókó bí mẹ́wàá tó pé di ẹyọ kan tí ẹ̀sì ní ó tó kí wá ní tàà fẹ́ kí tẹ̀fsír ọdún ìbí tó pé tàbá parí tẹ̀fsír a lè bí sùsùn wọn pèsè ń tàà láàfẹ́ sọ lásọ tí ó fi ní sí pé ìyàbàrá wà lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọn pé ká ní aims and objectives aims and objectives aims and objectives o náà làwọn àsùntà látàyà ànábì ìlànà ti gbé kalẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn lè ní wọ́n rúpa àwọn òyìnbó ni wọ́n ní o ní pé tàbá fẹ́ dáwọ́ lé nǹkan a ń láti ní ìbòlà ń lọ àwọn ìgbésẹ̀ ìlànà fi máa ń wá percentage inú tá a gbé kalẹ̀ yìí kí ni ọwọ́ wá bà tàbá fi dá ìdá ọgọ́rùn nínú àwọn tí a fẹ́ kí tafsiri bí àkọ́kọ́ ń bẹ tawjí wa irshadul muslimin wa taw'iyatihim bil fiqh as al-islami as-sahih afẹ́kọ́tọ̀ yí pé tẹ̀fsìrì wà á bí pé ká fún àwọn mùsùlùmí ní direction àdójúkọ káì jẹ́ kí wọ́n ní àgbọ́yé ìta ń pè ní fíkì síyásí alìsìlámi alìfíkì àsíyásí alìsìlámi àsọ̀hí àsọ̀hí kí wọ́n ní àgbọ́yé ìta ń pè ní islamic politics ẹ̀rì correct islamic politics kó ṣe pé understanding àgbọ́yé òṣèlú ti Islam ayé wa kódà tẹ́ máa wà dáa jẹ́ mùsùlùmí kódà tẹ́ já dáa pẹ̀rà wa ní brother and sister tí a ń kópa ń di òṣèlú òṣèlú tí ń bẹ́ǹta nẹ́nìjà rẹ̀ kò sí ìntọ́jọ́ ti Islam ń bẹ̀ tí bá ti ń sọ̀rọ̀ yọ́ mọ̀ tó gbà tí ń sọ̀rọ̀ òṣèlú Islam tí ó mọ̀ pé ọjà ọlọ́jà ló ń bá wọn ná eléyìí gbọ́dọ̀ yá mùsùlùmí lẹ́yìn náà ńgbà bá ń sọ̀rọ̀ àgbọ́yé òṣèlú lọ òṣèlú dá ń sọ fún wa kò dó lórí democracy òun kàn jẹ́ kankan nínú politics ni ó sì wà náàrò ilẹ̀ lómi wá gbélé lórí ẹ̀bá pé siyasa democracy náà ni kọmọ nǹkan mímọ̀ iṣẹ́ àtúnṣe àwọn àgbóyé ó wà nùkan tí tafsir ọdún fẹ́ bí lẹ́yìn náà o náà ni tasihihul mafahim annas o náà ni pé iṣẹ́ àtúnṣe àgbóyé àwọn ọmọ ẹ̀dẹ́nìyàn tó bẹ̀ lórí àwa mùsùlùmí lórí ìta ń ní òṣèlú lápapọ̀ àgàgà ìta ń ní democracy ládàyàrí ká ṣe àtúnṣe ìròrí wálé lórí ọmọbẹ̀nú wa tí ò tiẹ̀ fẹ́ gbọ́dọ̀ mú kírísì rárá síbẹ̀ lórí ó sì ń bẹ́nu wa tó wà mọ́yà tí ó fẹ́ gbọ́ nǹkan míì lóṣèlú ju democracy lọ ìyẹn ńlá fi pé lórí àwọn méjèèjì yìí bayna al-ifrat wa tafrit bayna àwọn onípákáleke àtàwọn aláṣẹ ètò aláṣẹ ètò àtàgbọ́n ẹni tó ṣe yí pé ọba gbé democracy kọjá abi tó yẹ islam kọ̀ ló gbé dání ẹni ọba sì kọ tí ikú sí pátápátá pé lásìkò tá wà yí islam kọ̀ ló gbé dání ọ̀yà wà ọjà tí ń bẹ láyé tí àwọn alágbàálẹ̀ ayé tàfàyé ń tú láàsì democracy ó láti wá rẹ̀ bá ti ẹ̀fẹ́ báwọn fi lẹ́fẹ̀ẹ́rẹ́ gbọ́lọ́n ròyìn ó máa nábínú súratù Baqarah 143 ọlọ́ni wa kadhalika ja'alnakum ummatan kadhalika ja'alnakum ummatan wasatan ọmọ ilẹ̀ sí ní yọwọn tó wọ́n sí kẹlẹ̀ jẹ́ olórí fáwọn èèyàn wa yakuna umatan wasata ìjọ àwa mùsùlùmí ìjọ to balance ni tó gbé nǹkan síbi tó tọ́tọ́ a gbọ́dọ̀ gbé democracy lérí kọjá abi tó yẹ a sì gbọ́dọ̀ kọ̀yìn sí pátápátá tá bá fẹ́ tá bá fẹ́ wà relevant láyé tá wà yìí inú àwọn nǹkan tá fẹ́ ṣàtúnṣe rẹ̀ nìyẹn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrújú tí a kó sí abẹ́ rẹ̀ eléyìí rẹ̀ inú àǹkan tá fi tẹ̀sí ìyànjú ni àwọn òṣìṣì ìrújú tí wọ́n kó sára òṣèlú àgàgà òṣèlú democracy ibi tẹ́ débi òṣèlú Islam alárí àfẹ́ẹ̀sìn ní 1925 tó jẹ́ ọ̀kan ní ògbóǹtarìgì àfáàzíà rí nílẹ̀ Egypt tó kọ dídí ìwé lórí wípé Islam tánàbí mú kò lóṣèlú nú ìwé náà mìlẹ̀ nígbàtí khilafa wó 1924 tá musulmi ọmọ bí wọ́n fẹ́ dẹ̀rùn láwọn sí wọn mọ́dún wọ́n fẹ́ dẹ̀rùn àwọn tí wọ́n nínú wàhálà tánfà wá ń dìde káàkiri káàkiri pé à ah, ìjọba islam ìlówó tọ́pátápátá yìí orí islam ó ní wọ́n bẹ́ yìí nígbà tó wọ́n gbé wa láde ló bá kọ̀wé ẹ̀ ní òsìn jọ́sẹ̀ lónú islam pánàbí hmm. ó ní gbogbo tí islam mú wá látọ̀dọ̀ ànábì pátá masalasi lọ́mà hmm. kọ̀wé ọjà masalasi ṣùgbọ́n jọ́nà lọ́n nípa pé àlàáfíà sì wà lára àwọn afáàzẹ́ àrí jọ́nà lọ́n wọ́n pè sí àpérò àwọn aláfáà ọ̀fẹ́ jẹ́ azẹ́ àrí lóòtọ́ wọ́n bá ṣe debate wọ́n gba ìwé ẹ̀rí ẹ̀ wọ́n yọ kó nù àfáàsẹ́ àrí kékeré kọ́ àwọn wàhálà tó wà nù àwọn kan sì ń ka ìwé iná dò ní ìwé náà bẹ́ntà tí wọ́n ní islamu lóṣèlú kankan kírun gbàwẹ̀ lọ́ájẹ́ ọ̀sàká mọ́sálásí ìlọ̀rọ̀ yín ma kò ní bàtàn pẹ̀lú ta eléyìí a rí i pé inú àwọn kan fẹ́ yàn nàná ni níbàámu ọ̀rọ̀ ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá tó sọpọ̀ táwọn mùsùlùmí wà gbogbo abá ti rí munkar ní tó kù díẹ̀ káàtó abọ́ ọ̀túnṣe ẹ̀rìgbà tọ́lọ́ bá ń ròyìn umar nabi inú suratu al-imran quran chapter three verse one ten. kuntum khayra ummatin ukhrijat linnas. ọlọ́yin mùsùlùmí lẹ dáa jù níjọ tá a gbé de sáráyé ẹ̀rí ukhrijat akhrajakumullahu minan nasi lin nas hmm. ọlọ́wọ́ bá yọ yín jáde ní ọmọ ẹ̀dẹ́yàn fọmọ ẹ̀dẹ́nìyàn umma ta ti rè ọlọ́ni umma ànábì umma ta ti rè ní afàwọn yọnú àwọn èèyàn torí àwọn èèyàn wọ́n yé ṣe umma lásán umma tó kẹ́kọ̀ọ́ lọ́nà akhrajahumullahu minan nasi linnas kí wọ́n ní sẹ́ umma yìí ta'muruna bil ma'ruf àkọ́kọ́ ni pé umma yìí a dáadáa mọ̀ pé dáadáa rí rí rí yóò sì máa ṣe dáadáa yẹn yóò sì máa pàṣẹ dáadáa yẹn lẹ́yìn náà wa tanhauna 'anil munkar bákan náà a dápẹ́ ìdá á jìnà wà tó mìnúnà billah. wọ́n sì máa ní ìgbàgbọ́ ní Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ìgbà ní gbogbo ìgbà àwọn nǹkan mẹ́ta tó sọ ọmọ ànábì di ummatun khairiyyan ummatun khairiyyan al-amru bil ma'ruf wa nahyu anil munkar wal imanu billah ìdá ṣe dáadáa pàṣẹ dáadáa ìdá ìdá ma jìnà sí àìdá lẹ́nkó ìdá ìdá ìmá ní ìgbàgbọ́ gbogbo àwọn bá bá sì kéwú a rí pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá lò fíìlì mọ̀dọ́rì ni tí máa ń sàǹfàní gbogbogbà ẹ̀rí yùfí istimurariya kò tí ò ní dúró ẹ̀rí kàmúnà bil ma'ruf wa tanhana 'anil munkar wa umma lápapọ̀ nù tí wọ́n lọ́pàá tó wá dẹ́ umma ànábì ọmọ pàǹkan kọlẹ̀ àwọn kan ó sọ̀rọ̀

wàyẹnìhàúnà ánìlmùnkà wọ́n ó sì máa kọ ìbàjẹ́ wà úlà ikahumulmuflihu ọlọ́nláwọn yẹn ni wọ́n ó jèrè ayé jèrè ọ̀run ẹ̀rí níbẹ̀yẹn lọ́tọ̀ yí pé iṣẹ́ Islam kìí ṣiṣẹ́ àdásí ọlọ́ni kí umma àdìmọ̀kọ́sí rere ojúṣe àpapọ̀ ni torí díẹ̀ báwọn kan bá ti ẹ̀wà yẹ̀gẹ̀rẹ̀ àwògbọ̀dọ̀ yẹ̀gẹ̀rẹ̀ ń bẹ ìlú àti wípé inú ìdí tí a torí ẹ̀ gbé tẹ̀síwájú ọdún ìkalẹ̀ òun náà láti pàṣẹ dáadáa láti kọ̀bàjẹ́ lẹ́yìn náà inú ẹ̀ náà ni pé láti fi hàn wá bá a bá fẹ́ ṣòṣèlú kí ni àwọn ọ̀nà tí Islam là kalẹ̀ láti ṣòṣèlú wọ́n ń pè kíníkan ní àtàyò التعيه لمشاركة سياسية لمشاركة السياسية الفعالة الفعالة ìmúrasílẹ̀ ìgbáradì láti kópa nínú òṣèlú ní ìkópa tó yanjú mùsùlùmí ara ń dá avẹ́gírí tafsir àìsàlàyé ni pé òṣèlú tá ń sọ pé a sí àwa mùsùlùmí tàbí mákọlé àsìyásá alìsìláàm wà ní musulmùn ó ní ìdí múrálẹ̀ wọ́n kò ní àtàyò síyásí ìmúrálẹ̀ òṣèlú ká prepare nígbàtà wọ́n bá ń sọ pé tàbá fẹ́ prepare wà pàfẹ́ òṣèlú àwọn ìgbésẹ̀ mẹ́ta kan ń bẹ táwa mùsùlùmí ọ̀bá tí lè gbé à ń ṣeré ni lẹ́ni sí rẹ̀ gbogbo mùsùlùmí náà ń ṣòṣèlú ní ó lè lè ti wá ìsọ̀lú mi o kò sẹ́nìkan tó gbégbé sẹ́nu wa àkọ́kọ́ mẹ́ àtẹ̀kífù síyásí àtẹ̀kífù àsíyásí àkọ́ láwọn ìlójú òṣèlú asìkí ni ìlanilójú òṣèlú àlájú òṣèlú ìmọ̀ mọ́sálásí ọ̀lájú òṣèlú jẹmọ́ wa ń kọ́ oúngun òlájú òṣèlú nígbàtímọ̀ mo ti lájú jẹmọ́ náà ò lè lájú àwọn tàà pè ní elite láàrin wa ga àwọn ọ̀jọ̀gbọ́n tí a ń gbé òṣèlú lórí wọn lájú òṣèlú kódà ẹjọ́ tó pé in tó kọjá university náà ni political science oúngun òlájú òṣèlú ìtí a ń gbé fún náà lè ń gbé kí àkọ́kọ́ nu alájú òṣèlú in ni ìgbésẹ̀ gbogbo àtàwọn fẹ́ sòṣèlú alájú òṣèlú àwọn àbá ṣe sọ ìgbésẹ̀ oláàrùn àbá ìlójú òṣèlú lẹ́yìn ọ̀làjú òṣèlú á kú àtẹ̀rẹ̀bíyàtú àṣìyàṣìyà àtẹ̀rẹ̀bíyàtú síyàṣìyà political training political training a tún gba ẹ̀kọ́ òṣèlú bí àbá lájú òṣèlú tí ó bá tún kọ́kọ́ òṣèlú yóò fẹ́ẹ̀lì ó kùnà ọ̀kanú àwọn àfáwà Abdulhalim Mahmud ó tí àkàn ló ṣe ó pè ní at-tarbiyatu siyasiyya kò dín ní 500 pages ìrẹ́ ní òṣèlú ibùdó ní òṣèlú tèèyàn máa ń rá síbẹ̀ tàbà wá tírẹ̀nì àwọn olóṣèlú lẹ́bí rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tá kàkẹ́ èèyàn gidi láàrin wa òṣèlú ní ló gbé wọn lọ ẹlòmíì sọnù pátápátá kú olójú ọ̀nà Islam ẹlòmí kọjára ayé kọjára ọ̀run tó pé kọ̀kọ́ pé ìsìnlítọ́ lọ tẹsẹ̀ bọ̀ yìí ó dàbẹ̀ tí ó múdù wẹ́ tó kó sódò ńlá kí ní ọ̀padà ṣẹlẹ̀ sí ló gbé lónìí agbami òṣèlú ìjìní kéṣọ́rọ̀ àwàdá imam ìmẹ́nà fẹ́ lọ sọ́sẹ̀lú <laughs> akàmọ̀ fi ẹ̀rẹ́ rẹ̀ pé ìwọ yóò ṣèṣèlú wọ́n ní ibùsù kan inú àtọ́ epo kan yóò dẹ̀yìn epo ni tàbá kẹ́kọ̀ọ́ òṣèlú bó jẹ́ ká kọ ìyàn kìí dá lọ ṣòṣèlú ìsìnkíní tí a bá dá lọ ṣòṣèlú tí ẹ bá ṣàánú ọlọ́run tẹ́ bá kó wọn jọ tí a bá jẹ ọgọ́rùn bóyá ni mẹ́tọ̀ padà dé lábọ̀ lẹ́yìn náà ìgbésẹ̀ lẹ́kẹta alìjìhádù wàlìṣìhádù síyásí alìjìhádù wàlìṣìhádù àsíyásí ẹ̀rí jihadi òṣèlú political struggle struggle ẹlọ́yà ọwọ́ ni ó ti kọ́ yẹn mọ́ ń gbọ̀gbàgbà tréní tí a bá fẹ́ sí òṣèlú wọ́n náà ma ń tó béèrè ọmọ tó béèrè lẹ́yìn jihadu siyaragu ishihadu siyasi a wà náwọn àfá tí ó ma se fàtíwá fún àyẹ̀yẹ ní jihadu siyasi àgbẹ̀ òṣèlú ti bẹ́ntà wọ́n wọ́n ẹbẹ̀ inú àfá sí ká kópa nù tí ń bọ̀ ẹ̀bẹ̀ ká má kópa àni ó fún fàtíwá àni ni tẹ́bá tó ha níbi ní tẹ́bá dórí fídíò òṣèlú tán tẹ́bá tó ha ó padà ilé tí ẹnìkan bá ń sòṣèlú tí ọ̀lá àfá àti fatiwa yóò tàn bẹ́ni Allahu Akbar yóò rà sọ́m limusharakati síyásí yá alifa'ala ìmúralẹ̀ di òṣèlú kí a lè kópa tó yẹnjú eléyìí òun náà ni àwọn agbègbè tí a fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn náà ni pé inú ìdánilẹ́kọ̀ọ́ wáyìí a lè ṣàlàyé bayan farko bayna siyasati islamiyya shar'iyya wa siyasati alwad'iyya albashariyya ìyàtọ̀ abẹ́ sọ àlàyé kéyéké lórí ìyàtọ̀ tí ń bẹ nú òṣèlú ẹ̀sìn islam tí islam wá àti òṣèlú ìgbàlódé ọmọnìyàn tá a gbé kalẹ̀ fúnra ara wa gbogbo òṣèlú tí ń bẹ yàtọ̀ sólù islam òṣèlú ọmọnìyàn ni agbárí ọmọnìyàn ni ní à ń pè ní àsìyásátú alwad'iyatu albashariyya. àsíyásátú hmm. alwad'iyatu albashariyya. kò sí àlàkalẹ̀ òsèlú fúnra ara wa la gbé kalẹ̀ tó sì yí pé kò ní bàtàn pẹ̀lú tọlọ́hun wọn àrò tọlọ́hun mọ́ wọn àrò tẹ̀sìn mọ́ ẹ́ẹ̀kàrí ń gbà mí ń bẹ irú democracy ní ìsìn àwátá ń sẹ́sìn lálọ́ ẹ̀sìn mọ́ àwátá ń sẹ́sìn lálọ́ ẹ̀sìn mọ́ yìí tó wà ń ta yìí ní Nàìjíríà wa ń bí àwa mùsùlùmí àtàwọn Christian gbàgbà jẹ́lẹ́sìn ní ẹgbẹ́sìn wọ́ kò sẹ́sìn nú ẹ̀ hukumu shab bishab bishad shab bishab ìjọba ènìyàn fọ́mọnìyàn níbo ló ti gbọ́ tọ́lọ́m̀bẹ̀ ṣùgbọ́n wà láàfin tọ́lọ́hun kún wọ́n àfi tọ́lọ́hun sí si. níbi àwọn abadé ní nigeria wa nísìn ẹnu ẹnìkan ọ̀gbá pé ẹ ma fẹ́ ẹ̀sìn sóṣèlú mọ́ ti àti kọjá abẹ̀yẹn àti kíní àti lọ́mọ́ tó pé lè níre àwọn bòmí ń bẹ wọ́n ní mùsùlùmí ló ṣèjọba lọ́yọ́ tó àti kó mẹ́ àwálá lọ́ẹ̀sìn mọ́sẹ̀lú lẹ́yìn náà ní tààtọ́ fi sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ a fẹ́ lo àǹfààní àwọn àlébù àwọn òkú díẹ̀ káàtó tí ń bẹ́nú òṣèlú wa tá ń ṣe àgánílù wáì tó pọ́sẹ̀lú ti wà tó yàtọ̀ tẹ́ bá wò tó jẹ́ Amẹ́ríkà ìjẹ́ Britain ìjẹ́ France ti wá tó yàtọ̀ tó ready Nigeria ready made Nigeria ojú ọ̀tọ̀ ló <laughs> ojú ọ̀tọ̀ ló bá dé Nigerian version of politics ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní ìwọ ìwọ àwọn afọbajẹ́ àwọn àríbáàb àwọn ọlọ́n kékeré nílùú tó pé lèyàn máa sìn lẹ́pẹ́ lọ́kan sọ ó ní ọ̀gá ahun tọ́lọ̀n bá bá pàṣẹ tọ́gá ahun bá pàṣẹ àṣẹ ọ̀gá ahun lọ́n tẹ̀lé òun fàṣẹ lọ́nlẹ̀ kò sọ́nkọ̀rọ̀ ń gbagbá ní

gbogbo eléyìí làwọn ibi tá a fẹ́ sọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bí tòṣìṣẹ́ ọdún pẹ̀lú gbọ́dọ̀ lọ́dún tá a tún dúró sèrè àtẹnudọ́ àtẹnudọ́gbọ́ dáadáa ká sọ́dọ̀ ká gbọ́ lọ́mọdé àlọ́ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta. amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadri khayrihi wa sharrihi min Allah. والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر